يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب أعوذ بالله من الشيطان الرجيم ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع اهواء الذين لا يعلمون انهم لن يغنوا عنك من الله شيئا وان الظالمين بعضهم اولياء بعض والله ولي المتقين هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على عبده ورسوله محمد وعلى آله وصحابه wàtàbíyìn wàtàbí ihim bí i sẹlẹ̀ yóò mídí ọmọ báyìí ọpẹ́ ni fún ọlọ́run alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àpàrẹ ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin atọrọ ìkẹ́ ìgẹ̀ fún anábà muhammad sallallahu àwọn sàábí ànábì àtọrọ yọ̀nà ọlọ́ọ̀bá fún wọn yọ̀nà ọlọ́ọ̀bá náà jẹ́ kó dúró àwọn náà kó dúró àwọn ọmọdọ́mọ wa ẹgẹ́ bí ibi tí a wà ò náà ni má yà síyàsà tó pé lè ní bá bá ti gbọ́ àròpin tí ọ̀dá ní jẹ́bẹ̀ẹ́ kò tí ó dánú politics tàbá gbàgbọ́yé rẹ̀ àmójútó ìṣàkóso ìlú fún àǹfààní aráàlú àǹfààní rere ní jẹ́bẹ̀ sáàsà yàsúsù síyásà bí Ànábì sí gbọ́yénu sallallahu alayhi wa sallam bí àwọn sàábé rẹ̀ sí gbọ́yénu radiyallahu anhum àwọn tá ń pè ní sálàbù sọ́ọ̀lẹ̀ mẹ́ sí kùsẹ́nìkan nínú wọn tó kọ̀yìn sí ìlànà òṣèlú ìlànà àkóso ìlú wọ́n kàkún gan-an ó yá wọn sàábé pọ̀ wọ́n sì fi kọ́ àwọn tàbí ṣùgbọ́n àdánwò lọ́kàn umar na Muhammad sallallahu alayhi wa sallam tọ́rọ òṣèlú wá di nǹkan kí nǹkan láàrin wa torí díẹ̀ abẹ́yẹ̀wò lè ní asíyásàtú fìsìlá ìwòlámá ilẹ̀ islam àwọn táà ń pè ní àfá islam báwo ni wọ́n ṣe rí ọ̀rọ̀ òṣèlú bó wọ́n ṣe tú kí n dẹ̀bìnẹ̀ ṣe wọ́n fún ẹ̀rí kákọ bẹ̀rẹ̀ asíyásàtú inda ìwòlámá ìna alìkùdáma àwọn àfáàwà john àwọn àfáà kíní àwọn àfáàwà john tí wọ́n isá àfáà tó sí àgàgà àwọn àfáà ọgọ́rùn ọdún kẹjọ keje lẹ́yìn ìjírà ní Muhammad alayhi wa sallam lọ́rọ̀ tó ti lé níbi ọgọ́rùn ọdún méje sẹ́yìn tó lé níbi 7 century sẹ́yìn lọ́dọ̀ tí wọ́n lisiyasati indahu manayan lọ́dọ̀ àwọn àfá àsáájú ìtumọ̀ òṣèlú wọ́n fún ní ìtumọ̀ méjì òṣèlú jẹ́ kíní ó ní ìtumọ̀ méjì lọ́dọ̀ wọn ìtumọ̀ àkọ́kọ́ ń pè ní alimana am general meaning ìtumọ̀ gbogbogbò wọ́n ní hiya tadbiru umuri nas wọ́n ní táà ń pè lóṣèlú lọ́dọ̀ àwọn àfá àwà ó náà ni ìsàkóso alámàrí àwọn èèyàn wọ̀ṣú ni dùnìyà ohun àti iṣẹ́ àmójútó gbogbo ètò ìgbésí ayé wọn bíṣàrá ìdín pẹ̀lú òfin ẹ̀sìn ká fi ẹ̀sìn sí àkóso ìgbésí ayé àwọn èèyàn wàlídà najiduhum wọ́n tó láti máa rí wọn yu'arrifuna al-khilafa tí a bá fẹ́ sọ̀rọ̀ khilafa gbólóhùn òṣèlú àkọ́kọ́ lọ́dọ̀ àmùsùmínú al-khilafa al-khilafa kàlífẹ́sì àrólé táà ti sọ fún àǹgbà tọ́lọ́ọ̀bá lékẹ́ ọlákọ́ dáadáma ní ọ̀rọ̀ tọ́lọ́ọ̀bá bá àmàlẹ́kà sọ ń gbà tọ́fẹ́ dáadáma وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة ẹ̀rí mo fẹ́ bí sórí ilẹ̀ ayé àrólé táìtù iná wá ń pè ní khilafa ẹni ọba wá wà ní pè ní pè ní khalifa lẹ́bìrí àbákìrí khalifatu rasul ọgbọ́ni abubakiri khalifatu rasul ẹni tó rólé ànábì Agata nabi jókò sí ngbà nàbí ò sí ń bẹ̀ má òun ló jókò lè Umaru dé wọ́n máa pè Umaru ní khalifatu khalifati rasulillah khalifatu khalifati rasulillah àrólé àrólé nabi Umaru lélé ilé tẹ́lùmẹ́tún wá dé lẹ́yìn mi ẹ ma pè ní khalifatu khalifati khalifati rasulillah torí díẹ̀ mú yí padà lé ní amirul mu'minin allahu akbar amir al-mu'minin olóra mu'mini adarí mu'mini nínú àwọn awaliyad umar àtọ́gbọ́rù lọ́kọ́ sí láyé o náà ni lákọ̀ọ́ amirul mu'minin olóògbé kalẹ̀ kọ́ máa jẹ́ táìtù fún olórin àwọn mùsùlùmí pátápátá ẹni ó bá jẹ́ ọ̀gá pátápátá ń pè ní khalifa ó jù head of state lọ olórin mùsùlùmí lágbàáyé táìtù ẹniyẹn kéèsè rọ̀ yíṣù dọ́là kéèsè head of state umma bí akimaliha ẹni ó bá wà ní ipò yẹn gbogbo ma náà bí tí ilẹ̀ bá máa dé tí ilẹ̀ ń súdé ẹ̀ tó bá jẹ́ olórí kan náà pè bẹ́ tí bá wá bẹ́ dìfáìrà àwọn musulmi sáájú wọ́n ni yu'arrifuna al-khilafa bi annaha niyabatan an rasulillahi sallallahu alaihi wasallam wọ́n máa ń pè ní ẹni orólédé ànábì ìrólédé ànábì náà pè ní khilafa ìsojú sí ànábì sallallahu alaihi wasallam ènìyàn pè ní khilafa nípa nǹkan méjì pàtàkì tí a bá ní ẹnìkan wà ní ó ní àkàlífà wa tó bí ó ní àmìrì mùmìnì lọ́dọ̀ tàwa mùsùlùmí nǹkan méjì iná níṣẹ́ rẹ̀ méjì yẹn ni wá fẹ̀ lójú àkọ́kọ́ fi ìrásá ti dì ìrásá ti dì láti ṣe àmójútó ẹ̀sìn láti protect ẹ̀sìn ẹ̀rì wàsíyà sáti dúnìyà bíhà mm àti láti darí ayé pẹ̀lú ẹ̀ ẹ̀rẹ̀ àmójútó ẹ̀sìn àmójúlé ayé níbi tó ti pé àgbàláyè ìfẹ́ ẹnú ẹwẹ́ àti agbábanú sọ́tò jáfíà ayá 18 ọlọ́ni thumma ja'alnaka ala shari'atin minal amr ọlọ́n la gbéra náà lórí òfin àti ọlọ́ọ̀bá ní fẹ́tẹ́bí ìrẹ̀gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀rẹ̀ ọlọ́mọ pàánàbí ò tẹ́lẹ̀ sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ àwọn ọmọlẹ́yìn ní bá wí ṣùgbọ́n kọjú sánàbí ọlọ́wọ́ tẹ̀síwájú wala tattabi' ahwa alladhina la ya'lamun tàbá ti tẹ̀lé òfin ọlọ́run tó kù nífẹ́ ẹnu ọlọ́run ẹ máa tẹ̀lé ìfẹ́ ẹnu àti ọmọ nǹkankan ọlọ́run pé àwọn asòfin ní láyé àlàmù wọ́n sí kíni wọ́n ò mọ̀ nǹkankan in tí a fẹ́ ṣe òye wọn ìtumẹ̀ inú náà innahum lan yughnu anka min Allahi shay'a tó bá lè tẹ̀lé fẹ́nu wọn bá dá alìkíyàmọ̀ òkú sọwọ́ ọlọ́run àsìlè rẹ̀ lọ́rọ̀ wa inna adh-dhalimin ba'duhum awliya'u ba'd ọlọ́run alábòsí ọ̀rẹ́ ayò aran ní ma bára wọn ṣe wallahu waliyyul muttaqin àwọn asòfin ò lè sòfin kọ́ má fẹ́ fọ́ wọn ẹnẹ́ ẹ̀wọ̀ àwọn asòfin wọn náà ń lú yìí asọ́fọ̀ senators rep ẹwọ̀ fi jáǹsì aláti fífọ́ wọn ẹ̀rí ọlọ́run nítorí pé alábòsí ọ̀rẹ́ alábòsí kan ní ọ̀rẹ́ àyíwọ́n jọ máa ṣe ọlọ́run wá parẹ́ pé wallahu waliyul muttaqin tí wọ́n jẹ́ bá dó dáadáa jẹ́ olùpayọ ọlọ́run tí a fi bẹ̀rẹ̀ ọlọ́run bá tó ayé jẹ́ fi sòfin ohun lọ́rẹ́ ayé wọn lórí pé ìrẹ́ mùsùlùmí tó bá wà nípo orú bẹ́ẹ̀ wà nípa sòfin ọgbọ̀ gbàgbé ọlọ́run gbogbo òfin jọba tẹkùtọ́ náà gbọ́ sọpọ́tì ẹ̀ gbogbo tó lè mú dáadáa bọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn tó mú dáadáa bá lé ayé ọ̀dọ̀ ló gbọ́dọ̀ máa wá náà hādhā baṣā'iru lin-nās ọlọ́lélé ìyàríwò ìlàfí sọmọ ẹ̀dẹ́ ènìyàn ìtumọ̀ síyásà lọ́dọ̀ àwọn bàbá wa ṣáájú nù kókó méjì ni àmójútó ẹ̀sìn àmójútó tẹ̀sìn àkóso olé ayé àti àmójútó a sọ pé ẹ̀sìn lọ́dọ̀ àwọn musulmi àwọn ẹ̀sìn kan bẹ tó ní bàtà pẹ̀lú sánmà mẹ́ta ni àkọ́kọ́ Islam tí wá ti mọ̀ yẹ ẹlẹ́ẹ̀kẹta nasọ̀ràníyà christianity ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta lónìí padà pẹ̀lú sánmà bọ́bá sì fẹ́ bá wọn lónú ètò òṣèlú islam ní àlà fún islam kò tírìtì judaism and christianity bó ṣe tírìtì àwọn ẹlẹ́bọ ó fún ní special attention ní látara pé wọ́n ní kọ lẹ́sẹ̀ pẹ̀lú sánmà ọ̀rọ̀ pé sánmà náà ni wọ́n abọ́mà àdìjẹ́nà ni wọ́n ọ̀rọ̀ ọ̀rúnnú pẹ́ta bá ń ṣe òṣèlú lọ́wọ́lọ́wọ́ bá ń ṣe bá wọn ló yàtọ̀ in tó bá jẹ mọ́ ìlànà ẹ̀sìn wọn tá bá jẹ́ olórí àwa mùsùlùmí a ń láti dáàbòbò kódà bá àwọn tí a ń gbà wípé a ma bẹ lábẹ́ ìjọba Islam musulmi náà ma bá ń ṣe gbogbo nǹkan gbogbo bá dé wọn ní lógún ọgbọ́ni tí ogun bá dé tó yẹ kí gbogbo àwọn musulmi ó lọ kòkàn wọn kòkàn wọn àálọ́ yagufulu dúkìá wọn owó wọn ọmọ wọn ìyàwó wọn ilé wọn àwàlá ma sọ rárọ̀ gbọ́dọ̀ ra wọn wọ́n wà máa san owó owó yẹn fún wa lẹ́ẹ̀kan lọ́dún wọ́n pè ní jizia àwọn tó sì máa sánú wọn náà tó bá lágbára nú wọn ni a nígbà lọ́wọ́ àwọn obìnrin a nígbà lọ́wọ́ àwọn ọmọdé a nígbà lọ́wọ́ àwọn arúgbó àwọn iná pè nádò zimma ẹgbà lọ wọnú suratul hajj ní ìgbàtọ́lọ́wọ́ bá lẹ́kẹ́ ọlá ń sọ nípa àwa mùsùlùmí inú àwọn táà máa dáàbòbò òun náà lè ìjọsìn wọn inú siyasa أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض بتان لوغان ọlọ́dẹ̀ bá tẹ́ pé àgbẹ́ àwọn èèyàn kan kalẹ̀ láti máa kọlu àwọn èèyàn kan ní ọgbọ́ni àgbẹ́ àwọn kan kalẹ̀ láti kọlu àwọn èèyàn a ń fi agbára ṣẹ́kì àwọn agbára kan lahudimat sawami ọlọ́ni gbogbo ilé ìjọsìn tí àwọn páàdì máa kọ́ sínú gbó àwọn owó wàbíyà ilé ìjọsìn àwọn kírísẹ́nì wọ́n wo wà sọ́làwà ilé ìjọsìn àwọn Yahudi wọ́n wo wà masájídú yudhkaru fi hasmullahi kathira wọ́n wo wala yansuranna Allahu man yansuru ọlọ́lọ́wọ́ ọlọ́ọ̀bá máa ń ràn nínú ìlú àwọn kírísítẹ̀ nínú ìlú inú àmójú bá ti dáàbò masalasi ládàbò sọ́ọ̀sì kódà ilé ìjọsìn ọlọ́run ti síwájú masalasi mm inú alùkwáni àwa musulmi suratul hajj Quran chapter 21 kọ́ ni verse 40 verse 40 kálíbà àmà ìgbà bá wá ń sọ̀rọ̀ òṣèlú bá sì bá àwọn tí wọ́n kìí ṣe musulmi lò tí a ń lẹ́sìn sánmà Christian and Jew odidi ọ̀rọ̀ ni lẹ́sìn musulmi ẹ̀rì bàbá wa gbà bọ́nà kọ́ jẹ́sẹ̀rọ̀ mọ́lá ọkọ̀ tí a gọ́gbẹ̀ àkámọ́ alìzimma àkám alìzim ìdájọ́ bá ṣe bá wọn lò wọ́n tí wọ́n kìí ṣe mùsùlùmí bẹ lábẹ́ ìjọba Islam bẹ̀yẹ kọ́ láńlọ afẹ́fihàn ayé ni pé gẹ́gẹ́ bí wọ́n lá mójútó ẹ̀sìn àti bá ṣe mójútó ẹ̀sìn Islam náà lámújẹ́ ti jésì Islam tàbá wà lórí ìjọba Islam kìí ti bá àmọ́ yàn wọ́n jẹ àfọn ní ẹ̀tọ́ wọn lábẹ́ ìlàkún dínú kun ni yà dínú ńgbà náà bí sí bẹ̀lú Madina ọkọ̀ òfin Madina tí gbọ́n fi jọ gbẹ̀lú bẹ́ẹ̀ làwọn náà lófin ìgbẹ̀lú tí galùkọ́ mẹ́nu àlá rẹ̀ ẹnu àlẹ́yìn musulmi rẹ̀ ẹnu àlẹ́yìn tẹ́ẹ̀sì musulmi rẹ̀ kírísítẹ̀n lẹ́jẹ́ ẹnu àlátín rẹ̀ jù lẹ́jẹ́ ẹnu àlátín rẹ̀ táwọn ẹlẹ́bọ náà bá ń bẹ́ẹ̀mẹ́ ẹlẹ́bọ náà lẹ́nu àlátí ẹ̀ wọn ò rẹ̀ sí wá sí pé àwọn ò lè gbérí tí wọ́n ń Islam wọ́n islam ṣe fún wọn lọ́nà islam kò sí orò kò sáà ń ṣe di orò kò sáàyè mẹ́ kò sáà ìfẹ́ gúngún tí ó bọ̀ máa sẹ́nu yàrá rẹ̀ bó ṣe rí nìyẹn bó ní a ti máa fẹ̀sìn kan dà lóró bí kí sẹ́ bá ń sọdún rẹ̀ àlàáfíà ni àlàáfíà ni lọ́wọ́ adìyí pé tewúrọ̀ yín bá sọnù wọ́n ní bẹ́wúrẹ́ yín bá sọnù ẹ̀wà ẹ̀wà o tágùtàn yín bá sọnù tí àgùntàn bá sọnù ẹ̀wà ẹ̀wà téèyàn yín bá sọnù ṣùgbọ́n téèyàn yín bá sọnù ẹ má wá o ẹ má wá o irú ẹ̀sìn wọnù ẹ̀sìn búnù ẹjọ́ mọ̀ kàbàlẹ̀ wà nùlù ẹ̀dí ń gbé èèyàn pa torí díẹ̀ ìtumọ̀ òṣèlú kanú ẹlẹ́ẹ̀kejì almanul khas al-ma'na al-khass lọ́dọ̀ wọn àfáà sáájú inú túmọ̀ tó wà special wọ́n ni dáa ń pè ní politics hiya ma yaraha al-imam wọ́n ni náà ni tí olórí ìlú bá rí ọgbọ́ni tí olórí ìlú bá rí pé nǹkan báyìí dáa fúlù nǹkan bá sí gíní ó dáa fún ìlú a ó dúró ha tàbí tó bá ṣe ní òfin lọ́pọ̀ gíní ìtí ìmáàmù bá ṣe lófin minalẹ̀ àkáàm nínú àwọn òfin tó rí pé ń tàbí so lórí ìsàláìmọ̀kan lẹ́yìn náà àwọn àfẹ́ ìsótù dóòtì wọ́n jọ mọ́ jírò lọ́sàn lóru ni ẹ lè má rí inú alùkùránì ẹ lè má rí inú súnnà tí ó bá ti sàǹfàní fúlù yóò ṣe lófin yóò ṣe sọ́dọ̀fin àti àwọn ìpinnu àwọn decisions tí olórí bá ṣe zajiran ìbẹ̀nú ẹ̀ ọ̀fẹ́ fi dẹ́rùbà wọn oníbàjẹ́ ni zajiran fasadi waqi bóyá ìbàjẹ́ kan ṣẹlẹ̀ ọ̀fẹ́ fi gbégilé àwòkọ́ọ̀yà min fasadi tàbáfẹ́ dínà aburú kan ìbàjẹ́ kan fẹ́ ṣẹlẹ̀ lórí ilẹ̀ ayé ọ̀fẹ́ fi dínà tàbí ìbàjẹ́ ti ń ṣẹlẹ̀ ọ̀fẹ́ fi pẹ̀lẹ̀ ìbàjẹ́ yẹn mọ́ aw ilajan liwadi khas tàbó gbé kalẹ̀ láti fi yanjú wàhálà kan tí bẹ́ ń lù ẹ̀wọ́n ní àsìkò Umar oúnjẹ ò sí nínú ìlú ọdún ọdún yàn ọdún ọ̀dá ọdún eérú gbogbo ìlú eérú ni ebi ń pa àwọn èèyàn àwọn èèyàn ń gbẹ́ ẹranko ń gbẹ́ àsìkò Umaru ni Umaru gbé àwọn òfin dìde òfin àkọ́kọ́ ó ní ká máa gé ọwọ́ olè tí ṣẹ̀rẹ́ àsọ ní Al-Qur'ani Karim ó ní ìjọba ò lè provide oúnjẹ faraàlú torí díẹ̀ kálukọ́ sọ nǹkan rẹ̀ bẹ́ẹ̀nìkan bá gbé nǹkan ẹnìkan tí bá wá sọ fún mi à ní gé hmm. ẹni tí bí ń patọ́lọ́jà lè ní ó lọ́wọ́ nígbà ìjọba bá ṣe tó yẹ kó ṣe tó tún wá àtàrí kọjá inú òfin Umaru Jordan lọ́hùn ó ní láàrin ọ̀sẹ̀ gbogbo ẹjí bá ń bẹ Mọ̀dínà kò gbọ́dọ̀ jẹ́nà jẹ méjì lọ twice lẹ́ran lẹ́sẹ̀ Zubair ló sì fi sí díẹ̀ àwọn alápàtà oná tó wá lọ bẹ̀ wọ́n wò kálukú bọ́bá gbẹran ní èní ó tún di ọkẹ̀ẹ̀kan láàrin ọ̀sẹ̀ láti gbà lẹ́ẹ̀mejì tán tó bá tún wá ẹgbà ni ẹbọ̀ ti bá méjì tó pé inú àwọn òfin mọ́rùn ún lẹ́yìn náà lájẹ́ lówó jẹ́ mẹ́yọ sàká kí a mọ́ yọ sàká kí a mọ́ sàánú àwọn èèyàn gbogbo òfin pátá búyúmọ̀rù sí rínú láti fi yanjú wàhálà yẹn ńgbà tí wàhálà sí tán ọdún òfin padà sí pítọ́wàá ẹ̀rí gbogbo ilé ìpátá oní à ń politics lọ́nà bàbá ìsáájú ẹ̀rí tó láfiri pé òṣèlú Islam kéèkì olóríkà jókòó tẹ́tẹ́rẹ́ sójú so yóò mọ̀ orí fùlù yóò mọ̀ kí ní kí wà láàlú kí lábẹ́ fi kojú ẹ̀ abú oní ń bọ̀ bóòlá sí jẹ́ kó dé inú múrù kìí sùn ẹ̀rí kódà ń gba mí nǹkan mí ń bẹ ẹ̀sìn fẹ́ tàbá pé yọ́ kò bẹ́ ẹ̀sìn ń bẹ nínú usulu fiqh wọ́n ń pè ní taqyid ba'd mubahat àwọn nǹkan tí Islam ṣe lẹ́sìtọ́ kí ìjọba sọ wípé rárá lásìkò yìí ni ọ̀gbáláyìí máa irú ẹnu mọ́nu sí gọ́ọ̀nà rẹ̀ uzeva ó wà ní mọ̀dáyè lọ bá rí obìnrin yahudi kan jù olùfẹ́fẹ́ ọba ti takókò yìí kúmọ̀rù tó gbọ́ kúmọ̀rù kò lẹ́tà sí tí lẹ́tà mi bá ti ń dọ́wọ́ ẹ tó bá ti ń kàátán kọkọbìnrin sílẹ̀ o náà sí kọ lẹ́tà padà sílẹ̀ sí ní ká fẹ́ alìfẹ́ wọn mọ́rù bẹ́ẹ̀ ni àkọ́kọ́ kìí ṣe ní ìjọba umaru kí wá lọ tán wọ́n máa fi pìtàn pé lẹ́kọ̀ọ́ ìjọba umaru gómìnà kan fẹ́ jù ẹlẹ́ẹ̀kejì ọmọpá iye obìnrin mùsùlùmí kan lọ́wà yẹn ẹlẹ́ẹ̀kẹta ọmọpá sí ẹlẹ́ẹ̀kẹrin ọmọ yí pé ọmọ ńgbàtí lẹ́tà dé padà ọkọ̀lẹ́ lójú ẹsẹ̀ náà pè ní tẹ̀kìí mubahat kí olórí rí pé nǹkan báyìí ó lè wà lóòtọ́ ṣùgbọ́n gbégidé fún àǹfààní ìlú eléyìí níbi tàtò dó sí àtẹ́ntọ́ àtẹ́ntọ́ gbọ́ ládá kí á sọ ládá kí á bọ́lọ́mdà ládá la ilaha illa